الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن بإحسان إلى يوم الدين أرجوكم الله سبحانه وتعالى أدعو عليكم كاتب إخوانا محمد صلى الله عليه وسلم إليتي أبرئين إن شاء الله هنا تيرا nínú àwọn abinkanipinu àwọn kutubu Sheikh Muhammad bin Abdul Wahab ilé tí wọ́n fi ń ṣàlàyé àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa fún wa so kádá ìpìlẹ̀ ẹ̀sìn wa ma kàmà ẹ̀sìn wa lórí ìpìlẹ̀ tó lálàáfíà oníkí wọ́n fẹ́ mú díẹ̀ wá nínú àwọn àǹfàní báàdì fàwáìdá min suratul Fatiha suratul Fatiha tí gbọ́ ma ń ké lójoojúmọ́ ta ma ń ké tó lálàáfíà tó bá jọ́kùnrin ó kéré jù lójúmọ́ ó kì í Suratul Fatiha ó kì ní 17 times tó bá jọ́kùnrin ní ohun because tó bá jóbìnrin ó ṣe ṣe kí àwọn ìdíwọ́ máa bá ọ láti máa kí Suratul Fatiha gbàmì so tó bá jọ́kùnrin ó kéré jù ó kà ní 17 times because tó bá ṣe náfílà tó bá kí ẹ̀rọ rákà méjì ń súbẹ̀ẹ́ rákà mẹ́rin ní zuhur mẹ́rin ní asir mẹ́ta ní maghrib mẹ́rin ní isha tó bá kakọ bá ó ti gbé 17 tó bá wọ́n ṣe àwọn nawafil bí o mọ́ ṣe tahiyyatul masjid na fila méjì dẹ́yẹ mọ́ ṣe tẹ́yẹ bá kọ́kọ́ mọ́ṣálásí abu mọ́ ṣe sunnatul wudu wọ́ mọ́ṣálásí pé mo sàlùwàlá tán gẹ́gẹ́ bí àsìkò wọ́n wà mú kan sàlùwàlá àmúlẹ́wà sí ìdánfìlà méjì abúmọ́ṣe rọ́kàtà alfajir oó tẹ fẹ́ kọ bá wọn gbogbo ló tẹ fàtí àwọn abúmọ́ṣe àwọn rọwátì tí wọ́n bí 12 bọ́n nígbàtọ̀ wà máa fi wọn kọwọ́ èdè wá máa ń mójútó ọ̀nà wá fi dada lójúmọ́ ó pọ́sílù kó máa ké suratul Fatiha lọ́nà tí ó lè ní 30-40 tí máa tí máa ń ṣe kìyàmù léyìn tí máa ń dílógún كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون àádọ́ ṣe pé díẹ̀ nínú ogun náà fi ń sùn tó bá ti di ọwọ́ ọ̀rọ̀ báyìí wọ́n tún ti ń tọrọ fún jẹ́ẹ̀sẹ̀ wọn lọ́dọ̀ ọlọ́run ọba àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba àwọn tí wọ́n tọrọ fún ẹ̀dẹ̀ yíká tún mọ̀ ìpé Suratul Fatiha orígun ni nínú àwọn orígun ìran wa tí ó bá tí Suratul Fatiha ò bá ilé dúó ìran orígun Suratul Fatiha àṣẹ tí ó bá lè dúó yálà pé o kí ń ka ni àbí kàkùkà ló ń kà bóyá láhànùn jẹlíyì ló fi ń kà láhànùn jẹlíyì because láhànùn wà láhànùn khafiyyù wà láhànùn khafiyyù láhànùn jẹlíyì wà ó láwọn mistake kan tí ẹmọ́ ń commit níbi kíkà nǹkan tí pé mistake èyí tí pé ó ṣe fojú fò ní ah mistake lẹ́ni ṣe gbogbo ṣe ń káyí o but kò wà ọ̀fí kò change túmọ̀ àmúláwọn láhànù kan tó pé láhànù jẹ̀lì yù ní táwọn yẹn sì wọ́n commit bí kí yẹn change òdìdí ara fi kàgàdá bá yá kí yẹn sì change sí mi kí yẹn mú dìdí ara fi kàlú dìdí gbé kò

so suratul fatiha ó gba kíyàn kọ kọyàn èyàn mọ́ mú Qur'an mushafahatan lẹ́nu àwọn tán bá mọ̀ ká ní ó mọ̀ ká àwọn àmọ́sọ̀kan kí mistake hùn hmm, hmm, bá nǹkan rárá hùn hmm, báyìí hùn báyìí hùn báyìí hùn báyìí títí tí ó fi rẹ̀ ká so so bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in هذه الرسالة تختص ببيان فوائد سورة الفاتحة ṣẹ́rí tíra kékeré tafẹ́ máa kàlẹ́ ní tafẹ́ bẹ̀rẹ̀ ó ní ṣe pẹ̀lú àwọn àǹfàní tí ń bẹ nínú suratul Fatiha áàdì suratul azima sura tó lágbára tó tóbi tàn sọ yí suratul Fatiha sumiyat bil fatihati wọ́n pè ní suratul fatiha li annaha tutiha biha al mushaf sharif because òun ni wọ́n fi ṣe iftitahu iftitahu ní tí yẹn fi bẹ̀rẹ̀ nǹkan tó fi sí nǹkan wọlé òun ni wọ́n fi sí tó bá kọ́kọ́ sí kòrán sáti bẹ̀bá ìpín báyìí àkọ́kọ́ tó ọkọ̀ bá suratul fatiha òun náà fi sílẹ̀kùn fahiya awwalu suratin bihi súrọ̀ àkọ́kọ́ nínú kùránì súrọ̀tù al-fatiha súrọ̀tù al-fatiha o ni súrọ̀ àkọ́kọ́ number one nínú kùránì wa tusamma bí sab'i al-madhani wọ́n tún máa ń pè ní súrọ̀ tó ṣe pé wọ́n sọ lẹ́ẹ̀méje as-sab'i al àwọn kẹ́mí tó gbé áyà méje ni ọ̀rọ̀ wà lórí pé sí àyà méje gan àrí mẹ́fà ní tó bá ka fátíà ma méje ní ẹ̀ tó bá ka bísmìlá ìmọ̀ básmìlá ma méje nù bọ́ọ̀ká ma mẹ́fà nù àmáwọn ta ní pé àyà méje ní ó ní ìtú ẹlọ́lọ́fin sọ ní Qur'an ni pé walaqad ataynaka sab'an minal mathani wal Qur'anil azim dájúdájú àti fún àti kùránì tó tóbi wàláhì in bẹ fún nínú kùránì min alfawaidi ma la yuhsa ma la tuhsa àwọn fawaidi tó lè ka àwọn fawaidi àwọn ẹ̀kọ́ bẹ fún nínú kùránì tó wà more important tó dẹ̀ wà more strong ó wà stronger ju àwọn whatsapp messages lọ àwọn ẹ̀kọ́ tó sọ pé wọ̀lá iṣẹ́ rí kíní kan bí ọmọ ẹ̀sìn the more bí yẹn bá ṣe ń study sí how come i'm you by the way ah ah eléna tún wà ń bẹ̀ eléna tún wà ń bẹ̀ hátà àwọn tí wọ́n ti gbọ́ Lárúbáwá dáadáa tánmọ́ ka Kùránì dáadáa ojoojúmọ́ ló mọ̀ bá nǹkan tuntun pàdé ní Kùránì ojoojúmọ́ àà ah, nínú Kùránì tí mo ń ka iná kódà mi sọ bí ó ti mọ̀ tẹ̀fsí rẹ̀ gbà àwọn tó fàájà mo ti ké tẹ̀fsí rẹ̀ ti pẹ́ náà àá ah, tó bá tún rí àwọn àlàyé tuntun pé àá àá eléna tún wà ń bẹ̀ Ọlọ́run mọ̀ mọ̀ jẹ́ kí nǹkan Ọlọ́run wá tún fi mọ́jísà kẹsìn Kùránì tó ti pé Kùránì kọ́ọ̀lù fẹ̀kílì ni inna sanulki alayka qawlan thaqilan ọlọ́run ni a tó gbé fún wa ní ọ̀rọ̀ tó wúwo tó tí bó ṣe já gbogbo tó ń kọ́ ọlọ́run wájú ọgbọ̀n láti mú láti gbọ́yé láti gbé sórí lọ́lọ́bìn ní kí wà laqad yassarna al ni tẹba jó gbogbo kùránì ayé lè ní pé a ti jó gbogbo kùránì ayé kùránì millions of kùránì ń bẹ lórí àwọn èèyàn ọmọdún mẹ́fà ha kùránì yóò gbé sórí bẹ̀ lódìdí ọmọdún mẹ́jọ gbé sórí ẹni tó bá mójútó ọmọ láti kékeré láti bí 3 years tètè mọ́ ní kùránì sí pàápàá jùlọ àwọn ọmọ tọ́pọ̀lọ wọn bá mú kó tó pé 7 8 ó years yóò ti gbé odidi kùránì ẹ̀ṣù yóò sì mọ́ ká fún ọmọ ẹ̀ ọlọ́mọ ma ṣe bẹ́ẹ̀ ni kò síwẹ̀ kan mú ẹ̀kan gbé sórí ṣe bẹ́ẹ̀bù ní gbé sórí ni ó lè sórí version tó ti ẹ̀kọ́kọ́ gbé sórí ó ti ẹ̀kọ́kọ́ pọ̀ so ọlọ́run mọ́ ma ṣe lè mọ́rìjíza ní lọ́lọ́ fi ṣe fún Kùránì kò síwẹ̀ kan sẹ́ múwẹ̀ kan wá tán gbé sórí tó dàbí Kùránì wá tún mú ìwé Muhammad sallallahu alaihi wasallam kagbá sahih Bukhari more than 9,000 ahadith lọ́wọ́ mẹ́rin àwọn èèyàn ha sórí Sahih Muslim ní close to 12,000 hadith èèyàn kan Sunan Abi Dawud Sunan Nasa'i Sunan Tirmidhi Ibn Majah Muwatta Imam Malik eh àti kí náà tún pè já tún mú mímọ̀ já mú àwọn kí náà ń gbèmọ̀ àwọn masanid Musnad Imam Ahmad

mọ́rọ̀ ẹnìkan wá tí wọ́n gbé sórí tó dàbí ọ̀rọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àsàníjì ni o pẹ̀lú àwọn tẹ́gbà wá ní o o n pàwọ́ kan ní pé kọ́lá rasul lára òun ó sọ bó ṣe wá látọ̀dọ̀ àwọn sàábé sàábé báyìí ló gbọ́lẹ́nu tàbí báyìí ló gbọ́lẹ́nu lọ́rin sàábé báyìí àtìbáwù tàbí ló gbọ́lẹ́nu tàbí àwọn àfá ìlú gbọ́lẹ́nu ilé tó fi dọ́dọ̀ àfá tó kó tí gàjọ yóò wá ka àwọn èèyàn tó wà ń bẹ fún ọ ka àwọn ànẹ́bì sọ báyìí kó lè wọ́n mọ̀ pé ànẹ́bì sọ kò sí ẹ̀sìn kan wàláhì tó lè dà gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam ìyẹn lè mọ́ ká báwo ní kàkà is not the Bible for ti bẹ́ni kẹ́kẹ́ jòkó ni epistles of le Paul to the people of kìníkà lẹ́tà mọ̀ nípa nígbàtí bí ti máa kọ lẹ́tà sọ́rọ̀ ìbẹ̀kọ́ tó wà ní north ah ìwọ̀ ọ̀rẹ́ mi náà Nàìjíríà yóò yí sí ó iná ìrìnlẹ́kọ́ sọ́rọ̀ ọlọ́wà lè yóò Nigeria ò yí sí o kódà àwò wàhálà ń ṣẹlẹ̀ ògbògbòdìyàn lọ lọ́tún lósì mú wa kọ lẹ́tà ìwọ̀wà kọjọ wáyọ̀ wọ́n kàrí ah, ọwọ́ ọlọ́ọ̀lá bẹ̀rẹ̀ tó súnmọ́ rí ẹ̀yìn òpònú ara Galatia ó fúúzọ̀ Galatia in kọ lẹ́tà sáwọn ara Galatia ní bóyá wá sí tó dùn ó jù bẹ̀ sí ní ma lálàsí ilé ayọ̀ ẹ̀yìn òpònú ara Galatia tó fi bẹ̀rẹ̀ ayọ̀ sọ́rọ̀ náà bà lílé yìí wallahul musta'an so kókó ní pé kò sí lẹ́yìn yẹn kò wá sí àwọn ọ̀rọ̀ àtikọ́kọ́ mọ́rọ̀ ọ̀rọ̀ bàbá bó ṣe rọrùn láti bí sóbító gẹ́gẹ́ bẹ̀rẹ̀ wà nígbà Muhammad sallallahu alaihi wasallam kò wá sí ọ̀rọ̀ kan táàmù yẹn tó wá ń gbé sórí tó dẹ̀ gẹ́gẹ́ bí àwọn tíra àwọn àfáẹ́sìn tí wọ́n kọ ìwé Einstein mélòó ló fẹ́ gbé sórí ìwé Newton mélòó ló fẹ́ gbé sórí ìwé Plato mélòó ló ní lórí ti Socrates mélòó ló ní lórí àwọn ọ̀jọ̀gbọ́n ayé mélòó rẹ̀ olómi lórí wallahi àwọn èèyàn ha àwọn tíra àwọn àfáyẹ́sì àwọn tíra tánká fún ayé báyìí tíra bí mẹ́jọ ló wà ní ìwé tó ń dání wallahi àwọn èèyàn gbogbo sórí àwọn tíra Sheikh Muhammad bin Abdul Wahab yóò fẹ́ lé 30 tí ó sórí شوزما كفونا واكي الإسلام بشيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله قال أكنك يلا أيلام رحمك الله يتم واسي قواعد الأربع يتم واسي وصول ستة يتم واسي وصول ستة وصول الثلاثة fáwọn tó bá síríọ́sì tí wọ́n mọ̀ntán sí gẹ́gẹ́bẹ̀ àwọn kútùbù náhàwì àwọn kútùbù náhàwì yóò ha dúró níyà yóò ha ṣùgbọ́gbù dáhàbù yóò ra kọ́tùbù nẹ́dà kódẹ̀ lómi ha múgní múgní labib ó pọ̀ bí ẹ̀lómi ha kódẹ̀ lómi ha mọ́jàm ben mọ́jàm dictionary lágbára wọ́n sì mọ́ sọ pé ibi ah, ilé tó bá lọ gbọ̀rọ̀ ibi báyìí ọ̀rà bá ọ náà lọ sọ fún ha tán pọ̀ kékeré wallahi bọ́lọ̀ sí wá ń se ni in tí fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ̀sìn yìí náà ni last ẹ̀sìn ó gbọ́dọ̀ wà preserve títí tó fi ló fi jẹ́ kí ní gbogbo generation ọlọ́mọ ń bí ẹ̀ka dìde kò sí bá òjò sí lè tó àwọn kan ó ra àwọn kan tó bá wá wọn ó wà wọn kan ó padà bá wọn kan wà láwùjọ wọn táwọn sáà ń ṣe gbogbo gbìyànjú ọlọ́sàn because tó bá di pé kò sẹ́nìbọ̀dì tí ó by the way ẹgbẹ̀ fún a pọ́ìntì kan ní ọ̀nà tàbí pé àgẹ́gẹ́ bí mùsùlùmí sẹ́ àti mọ́ ń ké fúnra ti pẹ́ pé kọ̀ọ̀tọ́ kíyàn mọ́ ní sympathy kọ̀ọ̀tọ́ kíyàn ti ẹ̀mọ́ múlọ́rí ayò àwọn kìfèrí àwọn ọ̀tá ọlọ́ọ̀bà wọ̀lọ́ọ̀hì tí wọ́n bá lágbára láti pààyí tẹ́yẹyẹ wọ́n ọlọ́run ló pẹ̀lú tẹjú ìgbàgbò òdòdó ẹ gbọ́dọ̀ máwọn Jews àtàwọn Christians ẹ gbọ́dọ̀ mú ọlọ́rẹ̀ ayò ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ ẹkùnrin kò sùn àjò ah, aládùgbò ní ah, ẹkàrọsá kíníkà ma ah, bá jẹlọ ẹlẹ́kẹ̀ fún mi ní kíníkà ààrẹ ọwà ọwà ọwà ẹlẹ́kẹ̀ ilẹ̀ fún mi kíníkà ó títẹ́ kọ̀gbọ́dọ̀ jù márùn débi kó wà mú ọlọ́rẹ̀ lórí ẹ̀sìn ilé ẹ̀sìn gbígbọ́ ilé ìjẹka mẹ́ táwọn yẹn bá tó wá rí reality náà tó wá mọ́mọ́ nígbà táwọn yẹn wá rí majisaro genocide homicide tó ń ṣẹlẹ̀ ní Philistine tí more than 15,000 Muslims láti kú lọ bí ẹran báyìí àwọn onípa wọn àwọn Jews ìbọ́lọ̀ sí ẹgbọ́n lọ́ta lọ́bẹ̀ tẹ́lẹ̀ ìtàbá fún sọfíà ní pé àwọn Christian ọ̀dọ́ ti yín bí náà mú tí lágbára ní tán bá lágbára yẹ̀sùn múnẹ̀kùn sówà láàdá wọ́n fojú ihe ìmọ̀ wọ́n parí ẹ̀mí yóò fẹ́ bọ́ anẹ́mọ́tún fídíò pásítọ̀ kan tó ṣe fi rìnlẹ̀ pé sí bá àwọn ọmọ ọlọ́run gẹ́gẹ́ omílùú àwọn ọlọ́run àwọn ọmọ ọ̀bọ̀ àtẹ́lẹ́dẹ̀ tó wà ní eh, Jewish state tí wọ́n pa mùsùlùmí ó ní àwọn ọlọ́run ó náà ti pa àwọn amáàs wọ́n ti pa àwọn mùsùlùmí tá tó ti pa àwọn olóòrùn náà kọ́ sàfáhà ní wọ́n sí òun wá fi rìnlẹ̀ pé àwọn ará níbi àwọn yóò ń jà pẹ̀lú wẹ́pọ̀ àwọn jà pẹ̀lú ẹnu bí ah! kí ló ń sọ yẹn in tó sọ ní wíkà rẹ̀ tọ́lọ kó wẹ́pọ̀ jáde àbí mo dẹ̀ fẹ́ kẹ́ mẹ́ pé àwọn ọ̀tá Ọlọ́run tẹ́ ń wòye o wallahi ya'iduna lakum kulla mastata'u min láti fi melt down islam láti fi neutralize islam ẹwà àwọn ìjáàbù sáàkà tó mọ́ṣẹ̀ láwọn schools obìnrin wọ́dọ̀ wọ́n ìjáàbù tó ti pẹ́bọ̀ òun náà ń pè ní ìjáàbù ìbòògùn náà nípa àmọ́ tó ma fi ń rẹ́lẹ̀ ìṣẹ́ ní kí tó má pàwọn mùsùlùmí ti di omi wọ́n ti dọ̀bẹ̀ yọ wọ́n ti yọ tẹ́tẹ́ bí ẹ̀sìn wọn ó lè bó ní súnmọ̀ dọ̀gbẹ̀ lè yíò kò pọ́síbù kí ló ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ ní ma ń kọ́kọ́ bèèrè kí ló ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n tó ń sí mẹ́ta lọ́kan àmọ́ mùsùlùmí ni wọ́n náà lè ní ìwọ̀n náà rí pé aláìkan làájá ń sìn wọ́n pọ̀ ọmọ yàrá ní palestine ṣe gbọ́nà ọlọ́run kẹlẹ́jọ́ sí bí kẹ mùsùlùmí pa mùsùlùmí nù ọlọ́run ti jóyíwa pé lan tarda ankumul yahuda wala nasara hatta tẹ̀tẹ̀bí àmì látàwọ̀ ọlọ́run ni mo lè yọ́nú sí yín àti jíù ni àti kírísítíẹ́nì ni àfihàn àyà kùránì ni wallahi tí ó tẹ́ bá sí wípa mọ̀ láìkí wallahi wọ́n kan pàtàkì wọ́n tí ẹ̀ mọ́wàrí tó bá ń gbáwọn ọ̀rọ̀ àwọn pastors mi ah tó ní agbára ipé these terrorists kill them all kíníkẹ́ kíníkẹ́ gbàlọ́mà pé eh ọ̀rọ̀ ilé o ọ̀rọ̀ ilé o tó bá lọ ka ìtàn dark history of Christianity versus spread the Christianity by sword pẹ̀lú ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí àbà sword nìkan pẹ̀lú ẹ̀jẹ̀ ìtẹ̀jẹ̀ sílẹ̀ crusade ló kà nípa crusade crusade ló di missionary nígbà tó gbé ayé ti ń change ẹjá change from sword and board ẹjá change to love and peace love and peace yẹra nítorí West western education wọlé náà western education christianity náà ni o mọ̀ ó wà náà wọ education àwọn tó education ti rí western education is a christianity propaganda afẹ́fẹ́ta christianity káàkiri ni allahu akbar allahu akbar allahu akbar allahu akbar ń lọ́la musulmi tó tají ṣe wá ráwọn ọ̀rẹ̀ tó ṣẹlẹ̀ láyé yíò ọ̀rẹ̀ yíò ní stop after musulmi bá tó realize ẹ̀sìn wọn pé ah ẹwà musulmi ni mí ah musulmi ni mí fa kò tó bẹ̀rẹ̀ sí ọkà ẹgbẹ́ musulmi ni mí o gbogbo àwọn sífàtù musulmi tó bẹ̀rẹ̀ sí wọn pé sára rẹ̀ kèṣe christian in reality muslim by name jew in reality muslim by name traditional worshiper in reality eléyìí àwọn musulmi a nílì láti tají ìtají dẹ̀ ni ìtají tẹ̀sílé kò sí ètò lè lọ ràbẹ́ mẹ́ràbẹ́ kò sí ètò ọ̀rọ̀ fẹ̀yìnlẹ̀ fáwọn olórí ìtají tẹ̀sílẹ̀ wọ́n pè wọ́n sí pé kó tají bí ẹ̀sìn rẹ̀ kó mọ́ kó tààzà bí góòdì ní dáyàmọ́ndì ní ó lágbára gẹ́ òun lọ́lọ́run bá gbé fún mi à èyàn gbọ́dọ̀ fi change fún panda kò possible èmi tí mo wá ní góòdì àti diamond ìlú ẹkí mọ́ rẹ̀ pẹ̀lú gbẹ̀rẹ̀gá tàbá bẹ́ẹ̀ni pẹ̀lú yẹn rẹ̀ bẹ́ẹ̀ni pẹ̀lú pé mùsùlùmí lè ní sẹ́ déké màwádébì kan ojú àmọ́ ti ní àtijẹ́ mùsùlùmí bẹ̀ kọ́lọ̀wọ̀n jẹ́ ìsìn fúnfà ojú ti ní àtijẹ́ mùsùlùmí ma múra múra mùsùlùmí màwádébì kan bá wá àjọ́ ti dẹ́ra kí nìdí àwọn ọ̀tọ́ ọlọ́run ìtẹ́kùnlọ́ha ayyúwà al-muslimun na ìbára ẹbẹ̀ ọlọ́ọ̀bá ẹmẹ̀ pàwọn kìfèrí wọn ò lè nífẹ̀ẹ́ yín àyàfi tẹ́ẹ̀bá tó tẹ̀lé ẹ̀sìn wọn kódà suratul Fatiha tàfẹ́ kàyí sẹ́ suratul Fatiha sẹ́ ó ma pé ẹ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́sìn kejì wọ́n ń sọmọ̀ yáyí ọlọ́ni wọ́n ń sọmọ̀ yáyí kódà kójò ló bí ọ èyí sọmọ̀ yá rẹ̀ kódà kó ọmọ yá rẹ̀ òun làwọn tẹ́ẹjọ wà lórí ẹ̀sìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọmọ yá gẹ́gẹ́ ni because àwọn tí wọ́n bàjọ pàdé ara wọn láti jẹ náà lọ́mọ yá ọmọ yá ìjẹ ni yóò tẹ ẹ̀ but in fatanabahu fantabihu ayyuha al-muslimuna ibadallah so bàbá ní pé wakil so kaliba a tẹ̀síwájú inṣáàlá àwọn mú kínkínkín bá sí mọ́ mú díẹ̀díẹ̀ náà ni kò ní fi ní súwa kò sì fi ní wọ̀wà lára jù so díẹ̀ tó ní kálùkù bá gbọ́ èyí ó lọ mọ́ ronú sí èyí ó dẹ̀ mọ́ fi ṣe iṣẹ́ àbí Allah subhanahu wa ta'ala kó ṣe ní ọmọ fẹ́ni kọ̀ọ̀kan wa wallahu alam wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh